بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ۖ inna Allaha alimun khabir ọlọ́run ní ẹ̀yin fọmọlọ́kọ fọmọlọ́kọ ẹ gbọ́dọ̀ fọmọ yín obin fún ẹlẹ́bọ àyàfikọ́ gbọ́lọ́gbọ́ náà wàlá àbìdún mu'minun khayrun min mushrikin walau a'jabakum kódà kó wá ti pé ẹrú lọkùnrin yìí ọgbọ́lọ́wọ́ bá gbọ́ olóore ju ọmọlúwàbí tó jẹ́ lẹ́bọ lọ kódà kó pé ẹlẹ́bọ̀ yìí sí ń lè mọ̀ ẹmójúkó mẹ́ ulaika yad'una ila an-nar ọlọ́run wá sọ̀dí ẹnà ma bèèrè pé why káàkiri hmm, fẹ́lẹ́bọ́ why gbàmí ń bẹ ọlọ́run sọ ń pé inú ẹni pé ulaika Ulaika yad'una ila an-nar. Àwọn dáadé ẹ má fe yẹn, ọkùnrin dáadé ma fe, omi obìnrin dáadé bá lọ fẹ́ wọn, wọ́n máa lọ sínú náà. Ọkọ lẹ́lòmí ní táyé ìbàjẹ́ o. Allahu Akbar. ọkọ ni o. Ó ọkọ ni o. ṣùgbọ́n ó sì mú ìyàwó lẹ́lòmí fẹ́ tí ò fi sẹ̀sìn mọ́ kírùkírù ní ò gbàrẹ̀gbàwẹ̀ ní ò ìyàwó ló mú lọ sáwó ìyàwó ló mú lọ sẹ́ẹ̀gún ẹ̀rì ọlọ́láwọn yọ́ ma pè lọ sínú náà ìyàwó tẹ́ẹ̀ bá fẹ́ tẹ́ẹ̀ fẹ́ nínú Islam yóò ma pè ní síkí ní inú náà ọkọ̀ ń yóò pè lọ inú náà náà wallahu yad'u ila aljannati wal maghfirati bi iznihi ṣùgbọ́n wọn lọ bá ń pè ní sáàlì jẹ́nà àtàforíjìn pẹ̀lú ọdún ọlọ́run ó gbé látara àyàwó àmàsẹ́kíní àmàrà foríjìn àmàwọ̀ná látara ọkọ àmàwọ̀ná látara àyàwó àmàwàlìjẹ́nà látara ọkọ àmàwàlìjẹ́nà àmàrà lọ́wọ́ parẹ́ wa yubayyinu ayatihi lin-nasi la'allahum yatadhakkarun olóòlò ń ṣe àwọn àlàyé ìfọ́mẹ̀ ìdíyàn bó yá wọn arántí ẹ̀rì tẹ́m̀pọ̀ ọ̀rọ̀ ọmọ fẹ́ lọ ọmọ fẹ́ níyàwó kìí kàn sí pé mọ̀kàn rí mọ̀ pàdé ẹ̀ in tí èyàn jókòó tí ó ronú jinlẹ̀ lé lórí nígbà débi bóòlù àti sẹ́sà àyàbóòlù àti sẹ́sà ọkọ̀ ó dídí ọ̀rọ̀ ni ó di ìdí mélòó táà máa torí ẹ̀ níyàwó táà máa torí ẹ̀ lọ́kọ méjì ìdí ẹlẹ́ẹ̀kẹta alistimta'u ala wajhi alhalal almashru' walmubah walmubah a máa fẹ́yàwó a máa lọ́kọ kálíbà gbádùn ara wa kásìkẹ́ ni kálìbà gbádùn lára ara wa aláwájílẹ̀ halalil mashru ní ọ̀nà tí ó jẹ́ ẹ̀tọ́ tí ẹ̀sìn làkalẹ̀ wà lè bá tó sì tọ́ torí pé ìrẹ mùsùlùmí àtọ̀ yóò spam àmánà ni ọgbọ́mí àtọ̀ díẹ̀ àmánà ni èyàn láti sọ́bí tó fẹ́ dà sí ilé obìnrin náà abẹ́ rẹ̀ àmọ́nà ni ó láti sọ àtọ̀wò ló fẹ́ wọ́bẹ̀ gbámi ń bẹ àtọ̀tọ̀ wọ́bẹ̀ haramu ni ọgbọ́mi àtọ̀tọ̀ wọ́bẹ̀ haramu ni tí ó bá di ọmọ ọmọ bú ní òbí ọmọ haramu ọmọ àlè ẹ̀rì tó ní eléyìí ló ṣe yí pé mùsùlùmí kò gbọ́dọ̀ gorí obìnrin tí ò ní yìgìlè lórí mùsùlùmí náà gbọ́ tẹ́ abẹ́ rẹ̀ lẹ̀ fọ́kọ tí ò ní yìgìlè lórí ní Islam èèwọ̀ ní tí a kàkúnmọ́lé ní táa sọ di eré ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀ṣẹ̀ ńlá ni lẹ́ẹ̀fí bò dáwọn àbá bá ń define tí a bá ń ṣe tààrífù akùtù nìkan wọ́n ni in tí ó jẹ kí ìgbádùn láàrin tọkọláya díẹ̀ tọ́ in tí ó sọ kíní in tí ó sọ ìgbádùn láàrin ọkọ àtaya tí ó sọ dẹ̀ tọ́ tí a bá ta kókó yìí láàrin ọkùnrin àtobìnrin kí ni ni káwòrà láìsí kókó yìí ni torí pé nọ́dọ̀ lẹ́dà ìwọ ti gbádùn ìwọ ni lẹ́bí tọ́lọ bá fi ń sọ̀rọ̀ ìrẹjúlẹ̀ inú sátù núr ayata ti àtayata ti wá pẹ̀tọ́lọ bá mi sọ kullil mu'minina yaghuddu min absarihim ọlọ́ni sọ fún àwọn olùgbọ́lọ́ọ̀bá gbọ́lọ́kùnrin kí wọ́n rẹ ويحفظوا فروجهم kẹ́ni ṣọ́ abẹ́ wọn ذلك أزكى لهم ìyẹn ló dára jù fún wọn ìyẹn sókè ní ló dára jù fún wọn náà inna Allaha khabirun bima yasna'un orí gbogbo tí ọmọ ẹ̀díyàn ń ṣe pátá lè wọ́n lọ́ba rí wa kullil mu'minat gádùn lè bá sọ wẹ́sùn lè fàrìtì ìrẹ́jú nílẹ̀ o ní pèrè ọkùnrin má wo bí olóbin nígbàtá àbáwá òbó láti bẹ́ẹ̀ fún ní fèsì ṣé àyè fèsì ọwà kò sí nígbàtá bá fún ní fèsì bó láfẹ́ gorí ẹ̀ wọ́n ní rẹ ojú ẹnlẹ̀ kò sì sọ abẹ́ tánà pàṣẹ ìfún ọkùnrin ló pé tí ojú obìnrin bá fẹ́ sí mẹ́rin wá sí kíní ana Muhammad sallallahu alaihi wasallam ó ń sọ fún Ali rọ́dí alátàlá ni ó nìra Ali wíwọ àkọ́kọ́ tó bá ti wo obìnrin báyìí láka wọ́n ló ní ẹ ìwọ àkọ́kọ́ ọlọ́mbùn ẹ ọlọ́mbùn ẹ tó bá tún wá dá ojú ẹ padà ó ti dẹ̀sẹ̀ Allahu Akbar wa alayka thaniya ẹlẹ́ẹ̀kejì wọ́n fi kọ ẹ̀sẹ̀lẹ̀ fún ẹni ana Muhammad sallallahu alaihi wasallam ó ní ojú a máa ṣe sínà o o hmm. náà ni kọkùn wo obìn olóbin tàkóbi náà wo ọkùn ọlọ́kùn ẹwà tó ń gbọ́ ayàtọ́ tẹ̀lé ayàtà ti nù sọ́tù nù ayàtà ti wà fáwọn olùgbọ́lọ́wọ́ bá gbọ́lọ́kùnrin tó bá ní sọ fáwọn olùgbọ́lọ́wọ́ bá gbọ́lóbìnrin yaqbudna min absarihin káwọn náà rẹjú wọn lẹ̀ o wa yahfazna furujahun káwọn náà ṣọ́ abẹ́ wọn o wala yubdina zinatahunna illa ma zahara minha òfin tó bí wá gbà tọkùnrin òfin tó bìnrin pọ̀jù ti ọkùnrin lọ àwọn náà wọn lẹ̀ wọ́n ṣọ́ zinatahun wọ́n ṣe kí ni wọ́n gbọ́dọ̀ fẹ̀ṣọ́ wọn hàn àyàfi tó bá hàn fún ara rẹ̀ ó di ọ̀rọ̀ nìyẹn inú àwọn ayẹ ìjábùnú tó bí bá múra tán yóò tó gbéjẹ̀ lìbáàbù lè lórí wọ́n ní kọ́ mọ́ fi ọ̀ṣọ́ rẹ̀ hàn ọkọ nìkan lọ́lọ́sọ ẹ̀rì àwọn afẹ́wà sọ pé kódà tó mi bá ń lo nìkọ́ọ̀bù ó ń lo ìbòjú inú bojú ẹni ètò rẹ̀ jùlẹ̀ kí wọ́n máa ń gbé abẹ́ ìbojú okun ojú ọpọ̀ ọlọ́kùn pé kò kú rí mi torí pé ọ̀rọ̀ tá ń sọ̀rọ̀ ìmáni ni ọlọ́ọ̀bọ̀ pàṣẹ fún ordinary yẹsàn kò pé kò sọ pé kúlì nas kò kúlì musulmi muminin wal muminat ìrẹjúlẹ̀ ìsọ abẹ́ àwọn olóòmbá pàṣẹ fún torí díẹ̀ wá wà mọ́sálásí ìmámù ní yọ́yọ́ lẹ́bí na mọ́nù ó naa náà wọ́n sí ń bí ní náà jule tó èsì rẹ̀ sọ abẹ́ onísìnà ni ó wà gbèrè ní ẹ́ ọkàn pé tó sí ń o. torí ilé ìgbéyàwó ìgbéyàwó ó wà fún kálẹ̀ gbádùn lára ma ń gbé àwọn torí kálẹ̀ bá gbádùn lára ara ẹni ní ọ̀nà ẹ̀tọ́ ní ọ̀nà kíní ní ọ̀nà ẹ̀tọ́ béèyàn tí ó bá takókò igi yóò gbádùn lára obìnrin yóò sì gbádùn lára ọkọ rẹ̀ ṣùgbọ́n lọ́nà àrámù ni kò wá lè bá jẹ́ ọ̀nà ẹ̀tọ́ tó bọ́ wá náà tọ́ ìyá mọ̀gbàládá yóò kan ana Muhammad ó ní wà fi bóde àdékùn sọ́daka ọgbọ̀n tẹ̀sàlá ń bí bẹ́yìn mùsùlùmí ìwọ àti àwọ ẹbẹ́ bá sí lè gúnra yín tó ìfìdígbòdì yí ẹmọ̀gbàládá ń Allah ojú àwọn sàábé lójú irú òjíṣẹ́ ọlọ́run a ma bá ra wa ṣètòkọláyà àti ma gbà ládá ń bẹ anábí bẹ́ẹ̀ ni sí tẹ́ ẹ bá pé inú haramu lọ́lọ́ dá nǹkan sí abẹ́ alábẹ́ burúkú lọ́lọ́ dá nǹkan sí ọgbẹ̀sẹ̀ abẹ́ ọgbẹ̀sẹ̀ lọ́gbẹ̀sẹ̀ tí ọkọ tọ́lọ́ bá fún lágbára tọ́lọ́ fún ìyàwó náà ọgbọ́n mi ni kílẹ̀ tó mọ́ wọn lọ mo sì sàárá mẹ́ta sọ́dápọ̀ mẹ́ta mi adá ti kúnlẹ̀ rẹpẹtẹ láìgbé láìsọ ẹ̀rì Umaru Jalani ó ní mi a máa jẹra mi ń pa bí ọ bá ti fẹ́ wù mí ṣe láti ṣe tọkọláya pẹ̀lú ìyàwó mi. Mm tí mo wá ń retí pé gbogbo tí n bá ń ṣe tọkọláya eré kó sì máa jáde látara tọkọláya ọmọ tí wọ́n ní kí àwọn máa se, táwọn mẹ́wàá máa yin ọlọ́run tó ń pè subhanallah wala ilaha illallah tẹ́lọ mọ́ta ni ọmọ Umar ilé ńkọ́ ọmọ Umar ilé ńkọ́ ọmọ Umar náà ni kẹbìrì wà bí ọba tẹ́ fẹ́ wù mí sí ma ma jẹ́ra mi ń pá látara orí tí ń bẹ́m̀bẹ̀ nísìn ìtẹ́ ma gbọ́ ni pé hmm, imam ọlọ́nkọ́ sànúwà èmi àti ẹni mi tí ń bẹ́lé nísìn ó ti lóṣù kan tí ó sì mi lásọ̀wọ̀ kí sọkọ rẹ̀ o kí sọkọ rẹ̀ ọkọ̀ burúkú ni oṣù kan oṣù kan ìwọ ọ̀daràn ni bẹ́ẹ̀ lẹ́sìn máa rọ́kùn tí ó máa complain hmm, ọlọ́nkọ́ sàṣánú wa ẹntọ́lọ́n gbé sí mi lọ́dọ̀ ó ti gba kí n sín lásọ̀wọ̀ ní ìsìtìlé lóṣù kan ìyàwó burú ni ìyàwó burúkú nù hmm. ìsẹ̀ríkánṣẹ́lẹ̀ láìpẹ́ ilé ọdún tí mo lọ ọ̀kan nínú àwọn tí wọ́n jọ mọ̀ kéwòmí ló bá ní ìyàwó òun kìí kírun ìyàwó kìí kírun ìyàwó èsì rẹ̀ ń lò jáàmù ó ní ah ìyàwó kìí kírun mọ́ lọ rí pé wá ọlọ́run ti ṣe ṣe kọmọdé bá ló àjọ wà ń bẹ́ ni wọ́n ní stars iṣẹ́ ti dé lọba dé èmọ̀ coordinate ìjókòó bó ṣe mọ̀kọ́ dímọ̀ mú ní arábìnrin ẹ̀sùn tó kọ́ ẹ fi kàn ẹni pé òkè kírun ó ní bẹ́ẹ̀ ni kí ló dé ó ní o ma ń rojú lẹ́yìn náà sì rẹ ọkọ ohun ó ma kó obìnrin káàkiri gbogbo tí ma dùn jù o náà nìran wọ́n fi rún ẹ̀dà lára bó ṣe ó fi rún lára ó lè máa dùn ó lè máa dùn bẹ́ẹ̀ náà lóbi náà máa fi oorun dùn ọkùnrin alìmọ̀ pé tí ń dùnù ọmọ wá sí nǹkan mí torí díẹ̀ ẹ̀sìn wọ̀ fẹ́ kájọ wà nínú ilé lọ́kọláya kọ máa lọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì láìpẹ́ nìkan ń ṣàìsàn o láìpẹ́ kíni láìpẹ́ ṣe pé ọkọ àbíyàwó ṣàìsàn obi o sì máa ṣẹjọ́ sókò máa ṣẹjẹ́ bímọ ẹ̀sìn wọ̀fẹ́ rárá ẹ lọ wo súrátù Baqara gbẹ̀tọ́nà bá alìkọlá ń sọ̀rọ̀ àwẹ̀ tó fẹ́ sọ délẹ̀ ní àyà 187 ọlọ́ni wílá lákún laylata siyami wílá lákún laylata siyami rafasu ila nisaikum ọlọ́ni tẹ́lẹ̀ látọ̀ pé tí ilẹ̀ bá ti sú nínú ètò àwẹ̀nù ẹ gbọ́dọ̀ báyàwó lásìpọ̀ tí ilé òfin má ṣùgbọ́n a rí pé yọ ọsẹ ọlọ́mọ wá yọ̀ǹda fún yín ní alẹ́ náà alẹ́ Ramadan náà ẹ máa bá obìnrin ṣe tọkọláyà náà هن لباس لكم وأنتم لباس لهن ẹ̀rí ni ọlọ́ni hùnnà àwọn ìyàwó yín libasun lakum wọ́n dàgà bí aṣọ dàbúra kí mọ́ dáàfí sí gíní dáàfí bòrò bákanáà wa antum libasun lahum ẹ̀nà ìjẹ̀bí àdá dàbúra fúnra ẹ̀rí ọkọ wà ń hò ìyàwó wà ń hò wọ́n lọ aṣọ pọ̀ ìní àwọn àfáàsọ yí pé ọkọ àti àwọn àjọ máa dasọ búra kanáà búra láwọn sọ pé kìí ṣe nǹkan rị ká máa ṣe tọkọláya karawa ma karawa èyí wẹ̀wú sí tọkọláya yíwọ síngílẹ̀tì sí sígíní ní yóò kíní kan àtọkùnrin náà ẹ̀pà wá aṣọ gbàgẹ̀rẹ̀ tẹ́wà belápẹ́ tí ó bọ̀ ẹ̀yìn méjèèjì tẹ́ a máa dára tó wùyí lọ tí ó bọ̀ sí gàgá láàrin ara ìyàwó àtàrà ọkọ kò bọ̀ sí kíní ó bọ̀ sí gàgá láàrin àwọn méjèèjì ìfarakara yẹn ìgbádùn kan ni ìdí táà máa torí ẹ̀fẹ́ yàwó kálìbà àgbádùn lára ẹni nílànà ṣẹ̀ríà tọ́tọ́ tó tọ́tọ́ ìlójúpàn tó dá tọ́tọ́ Sūratu Baqara iná ní àyà 222 223 ẹgbọ́n tọ́lọ́ bá sọ ọdún wọn máa bèèrè ànábì léèrè nípa ẹ̀jẹ̀ oṣooṣù tàbí ẹ̀jẹ̀ ìbímọ pé tó mi bá wà ní ẹ̀jẹ̀ oṣù àbẹ́jẹ̀ ìbímọ ń kọ́ kúlù wàhádá sọ fún yí pé àsìkò yẹn fóbìnrin o àsìkò tó léwu ni sọ pé wú bẹ́ẹ̀bẹ̀ ẹ má bóbin lásìpọ̀ nígbà ìbá ń ṣẹ̀jẹ̀ oṣù àbẹ́jẹ̀ ìbímọ ìwọ̀ ni ọlọ́ni adà díjà ni danger ni hmm. náà fàntazírù nìsá fílmàhí ẹ yẹra fún àwọn obìnrin ma bá ń ṣẹ̀jẹ̀ oṣooṣù lọ́wọ́ ẹ yẹra fún wọn ẹ má bá ń ṣe tọkọláya wala taqrabuhunna hatta yatuhurna ẹ má súnmọ́ wọn tọkọláya tí wọ́n fi mọ́ fa idha tatahharna tí wọ́n bá wá mọ́ta tí wọ́n wẹ̀

àwọn alùkìtàbí àwọn yọ́dà nasara àwọn kan bẹ tí àwọn bá ń ṣẹ́jọ oṣooṣù wọ́n lè kó lé wọ́n lọ fi síbì kan tí ìparí ọjọ́ oṣooṣù àwọn kan bẹ tí wọ́n bá ń ṣẹ́jọ oṣooṣù wọ́n ò ní bìkítà wọ́n ma bá sùn tẹ́lẹ̀ jóṣooṣù Islam wá dé ọwá mú tàwásùt àgbọ̀ lé wọn lọ àgbọ̀dọ̀ máa sí tọkọláyà anúwà kọ́ wa lẹ́kọ̀ọ́ bá ṣe ṣe sallallahu alaihi wasallam ani Muhammad sallallahu alaihi wasallam pé isna'u kulla shay'in illa al-jima' isna'u kulla shay'in illa al-jima' Ànábì ní táwọn obìnrin bá ń ṣẹ̀jẹ̀ oṣooṣù lọ́wọ́ tí wọ́n bá ń ṣẹ̀jẹ̀ bímọ lọ́wọ́ gbogbo nǹkan ní kẹ́ bá wọn ṣe àyàfi ẹmọ́ ti nǹkan bójú ara wọn tànábìnú lóbiwánú ṣẹ̀ríà láàrin ìdodo obìnrin sórúnkún tó bá ń ṣẹ̀jẹ̀ oṣooṣù lọ́wọ́ nógó eré àní ọgbọ́ nógó eré à láwọn yàwó ànábì wọ́n ní tàbí bá ń ṣẹ̀jẹ̀ oṣooṣù lọ́wọ́ àwọn àdíra tí ó fún àwọn ó dojú pa gbogbo òkè báyìí láti dodo sí orí ilé iṣẹ́ ni ìtọ́bá olúlé fi ṣe láti orúnkún sísàlẹ̀ ọba ma fọ́ra ìntọ́ ọkàn gbọdọ̀ sí nǹkan bójú ara yẹn kéèkwéngbà tí àwọn bá ń ṣe jòsòsù náà ẹ̀ tó níjọ sùnpọ̀ àkànnù wọ́n torí pé ó mú ń ṣe lọ́wọ́ ó náà lọ sùn síbòmíì kìsì ǹkọ́ ọgbọ́ni kìsì ǹkọ́ yẹn ìṣẹ́kù karomance ǹkọ́ karomance káfọ́wọ́ parin lára yẹn wà bẹ́ẹ̀ Allahu Akbar Aisha rọ̀dí aláàníhà radiyallahu ta'ala ó ní tó ń bá ṣe jésù lọ́wọ́ tí a náàbì bá fẹ́ mú mi ó nígbà mi wọ́n gbà náàbì lé níbi ẹnu ànábà gbẹnu sí ibi omi lẹ́nu ọ̀rọ̀ sí wọ́n tó máa tagé ó ti ma ṣeré ẹ̀rì laqad kana lakum laqad kana lakum fi rasulillahi uswatun hasana ọkọ nígbàtà lẹ́kọ̀ tí ọwọ́ ẹ̀bá ń ṣe òjò sùsù lọ́wọ́ kò ní lọ́dọ̀ ìyàwó ẹ̀ tọ́gbóyà ó sì ma ń bá ìwà rẹ̀ ni tọ́bákan lè kwá ní kílọ̀ ń wá so ti mara ni sọ pé kọmọ fíkíwò sánù kọmọ fíkíwò lè sánù tàbí kó lè pé o lọ ma báyàwó ẹni lọ́bá kan lẹ́kùn ìyàwó sálámà alékùn tí ó sì ń kan sẹ́mọ̀ kí mọ́ sẹ́jẹ̀ òṣèlú lọ́rọ̀ yọ ma nírùn kò sí kíni kọmọ fíkíwò wọlé ó sì kú ó sì kíni ní súnà ló wí bẹ́ẹ̀ o isna'u kulla shay'in illa jima'a akọ̀sọ̀sọ̀lá gbogbo ọdẹ máa ṣe yẹn nìkan dẹ máa ṣe ọlọ́wọ́n àtẹ̀síwájú ní ayà iná nisa'ukum harsun lakum òtùngbọ́ ọlọ́wọ́n náà yàwó yí oko oko yí ọlọ́wọ́n náà yàwó yí oko ẹ bá jágbẹ̀lẹ̀ ọ̀rọ̀ yé jù ya ìwọ oko ẹ̀ kódà lálẹ́ wọ́n máa tán rí lọ́kọ̀ àgọ́gọ́ ọkọ̀ etílé ọlọ́nà ìyàwó yín o bẹ́ẹ̀ bó kó so eré làwọn náà rí sí yín náà fàtù hamsakum anna shi'tum ẹwọ oko yín nígbà ọba wù àwọn àbúrò ní matafsir wọ́n anẹ́mẹ̀yẹ a máa túmọ̀ sí mata ọgbọ́ni mata nígbà wo when ní gbogbogbà ìyẹn láìbìrí kò sí àsìkò kan tí ọkùnrin ò lè bá ìyàwó ẹ̀ lásìpọ̀ láàárọ̀ kùtùkùtù tó bá wù ọgbọ́ni yóò lọ bẹ̀ kó lọ bí iṣẹ́ ó wọlé ìyà lẹ́ta ó lè yà ń bẹ́ ọ̀sán gangan ó lè yà ń bẹ́ ìrọ̀lẹ́ ó lè wá bẹ́ ó lè wá sóko ẹ̀ láàrin òru ó lè wọnú oko rẹ̀ nídàjí ó lè wọnú oko rẹ̀ gbogbo ọgbà kúrò wọn lè máa jẹun lọ gbogbo tàbá jẹun tán bá ti sinmi mo fẹ́ wọ oko mi Allah Yabirullah àwa jẹun tán kàtíwà lọ jẹun yóò ṣe sùúrù yóò sinmi o lọ́dọ̀ àwọn onímọ̀ òwòsàn wọ́n gbé tẹ́yàn bá jẹun tán kìí ṣe lójú ẹsẹ̀ lọ́dọ̀ àwọn mẹ́díkà ẹ kó sinmi ná ẹ sinmi díẹ̀ o <laughs> tó fi díẹ̀ gún tí <laughs> ó gẹ́ẹ̀dì ẹlẹ́jú tó fi gẹ́ẹ̀dọ̀ ẹ̀ríkà náà kí <laughs> wá sí pé wàhálà yìí ti pọ̀ jù ìyàwó ọgbọ́ sọfọ́kẹ̀ pé kí ni kó wà láàrin pọ̀ àbú ọlọ́run ló ní kó wà láàrin pọ̀ àwọn àbá mi tú àní sí káífà káífà má ṣe tún ọgbọ́ ni káífà má ṣe tún bó bá ṣe wù yín bó bá ṣe wù yín àwọn àmọ́dépò mìíràn àwọn àfáà ìsìn wọ́n tún kan wò ìyá máa ṣe nílò so ìyá máa ṣe nílò àkóró ìyá máa ṣe ní ìdẹ̀yàdílẹ̀ sáti tájẹ́ ti bí ọ̀ẹ̀kọ́ tájẹ́ ti yẹn ìtumọ̀ káìfànú ẹ̀rígbà mi ń bẹ̀ẹ́ tẹ́bà máa ń wo fíìm ẹ̀rí ọ̀nà tí a ń gbà máa sex gbogbo ẹ̀ tọ́ ipójú ara labá ti ọkọ bá wà lókè ìyàwó bá wà lókè kì bá fẹ̀yìn lélẹ̀ kì bá dà ìdélẹ̀ kì bá ẹ̀fọ́ méjèèjì àtọ́gójì lélẹ̀ sọ́lù alánàbì wọ́n túnmà àníbẹ̀ ní kẹfà má ṣí tún ẹsá má kọjá abidọ́ ẹ̀kẹ́ tíbọ̀ sásọ́bẹ̀yẹn kò sí condition ẹ lè kọjú síra yín kẹ́ látàbọ́tán mọ̀má ṣọ́rọ̀dẹ̀ aláníhá ó nígbà mẹ́ wọn ànẹ́bí àwọn òtí ẹ̀ wọn sùn fẹ́ ṣeré ni àwọn òṣèré débi yí pé wọ́n ma fi nǹkan ọkùn ànẹ́bí kan ojú ara wọn báyìí o almulaaba walmudaaba láàrin ànábì muhammad àwọn ìyàwó ẹ̀ torí díẹ̀ wàkọ̀dìmú ní anfusikum ọlọ́ni tẹbà wá fẹ́ ṣe nǹkan yìí o wàkọ̀dìmú ní anfusikum ah islamu dá ànábì muhammad ó ní ẹ má ma kí obìnrin mọ́lẹ̀ bẹ̀rẹ̀ kó sí ma kí àwọn mọ́lẹ̀ wọ́n pín kẹ́ ni mọ̀kọ̀dìmátù muqaddimatul jima' àwọn nǹkan tá a ti síwájú kó tó rípa gorí obìnrin láti sọkọláyà pẹ̀lú ẹ̀ ìbẹ̀m̀bẹ̀ alikalam kalam ìbára ẹni sọ̀rọ̀ ọ̀rọ̀ tó dá ọ̀rọ̀ tó dùn hmm. ọgbọ́ ni ọ̀rọ̀ tó dùn I love you òsìnláì muqaddimanu kissing muqaddimanu kó fi ọyàn obìnrin ṣeré kó náà fi nǹkan ọkùnrin ṣeré kó tí ìkàngbẹ́ ẹ̀tí gùnra yín olóòrùn kọ́ dìímù lè àǹfúsìkùn Islam ìkànbẹ̀nú ẹ̀ kó tó wá kò àdúà kó tó kí ni kó tó wá kò àdúà o gbọ́dọ̀ bismillahi allahumma jannibna shaitan wa jannib shaitan ma razaqtana ọgbà sọ náà bí ní gbẹ bá fẹ́ ṣe tọkọláyà ẹ̀tọ̀rọ lọ́dọ̀ olóhun aramkọ́dìmọ̀nù bìdúà ó ní ẹ sọ wípé mo fẹ́ bẹ̀rẹ̀ tọkọláyà yìí pẹ̀lú kọlọ́ allahumma jannibna shaitan ìyọ́nà ọba ìmẹ́ àtìyàwó mi tàà fẹ́ ṣe tọkọláyà yìí gbé ṣètọ́nù jìnà sí wa tí ìtọ́kọ́láyà yìí tó bá di ọmọ bá ní gbésù jìnà sí bẹ́sọ́ ìbùkárí anábìnrin ẹ̀yàn bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ tọ́lọ wá ní ọdọ́mọ ó ní àṣetánù lágbára lé lórí torí pé bá a ṣe máa bóbin sùn ẹ̀yà àṣetánù máa bóbin sùn ọgbọ́ni bá a ṣe máa súnmọ́ ìyàwó wa yẹn àṣetọ́ òun náà máa lọ́wọ́ sí àdúwà láàfin lé lọ afáwà hmm. fatiyya kan rahimahullah inú tí a rẹ̀ kan ó sọ̀rọ̀ èsù méjì èsù tí ń tẹ̀lé mùmínì àti tí ń tẹ̀lé kèfèrí wọ́n á pàdé ara wọn ó ní tí ń tẹ̀lé kèfèrí wá sanra bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ní wá ń yí báyìí ó ní tẹ̀lé mú mi wá gbẹ yóò yóò jẹ́ wọ́n wẹ́síkẹ́lẹ̀jẹ̀ báyìí wọ́n pàdé ara wọn wọ́n tàkùrọ̀sọ ìrẹ́ ọ̀rẹ́ mi kí ló ń ṣe tó fi gbẹ yóò báyìí ni mo ń tẹ̀lé káàkiri bó bá fẹ́ jẹun adarúkọ ọlọ́run bá fẹ́ wọṣọ adarúkọ ọlọ́run bọ́bá bọ́sọ adarúkọ ọlọ́run bọ́ fẹ́ jade adarúkọ ọlọ́run bọ́ fẹ́ wọlé adarúkọ ọlọ́run bọ́ fẹ́ jáde ọlọ́run bọ́ fẹ́ ọlọ́run bọ́ fẹ́ ọlọ́run kankan <laughs> àjọ mú ni kódà àjọ ń báyàwó ẹ̀sùn ni lóbìnrin nínú súrátù rahman nígbàlá ń ròyìn àwọn obìnrin tí ń sọ pé èèyàn ọ̀fọwọ́kàn wọn rí àlìyàn náà ọ̀fọwọ́kàn wọn rí tó mọ̀ pé àṣẹ bí èèyàn ṣe máa ń bọ́bìnrin láti pàlàjẹ́ náà máa ń bá lásìpọ̀ ọmọ ìbímọ ìlàjì èèyàn ìlàjì àlìjẹ̀nú bí èyàn ṣe dàtọ̀ sí ẹ̀dọ̀ náà dàtọ̀ sí abálakí èyàn abálakí àdìjẹnú fihinna qasiratu tarf lam yatmithunna insun qablahum wala jaan gbẹ̀tọ́ bá ń ròyìn àwọn ọmọ àlìjẹ́nà àwọn dáa ń sọ yìí èèyàn ọ̀fọ́ kàn wọ́n rí bẹ́ẹ̀ làjọ́ ọ̀fọ́ afá ní ó jámọ̀ yìí pé àṣíṣù náà máa ń gbá obìnrin ṣe lọ́kọláya nígbà tọkọrẹ máa ṣe tọkọláya tí ó bá fi àdúà kún inú àdúà tí musulman gbọdọ̀ mọ́mọ̀ nìyẹn bẹ̀bọ̀ wá dé àjẹ́nánsà sàlátù jánsì gini kan eh, aláàmàṣẹ́lì sẹ́lì ala sayyidina wa ala rasulil karim ẹwà tí a máa fẹ́ sọkọláya àdáwòlì a máa ṣe ọkọ ọmọ ìyàwó ọmọ ara tọ́kọ́ káyí máa kọ́ àwọn bismillahi اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا àdúà mùsùlùmí kódà bó pé ọkọ yẹn àti ìyàwó yẹn wọ́n ti dépò pé wọ́n bí mọ́mọ́ wọ́n tún ṣàdúà yẹn bó sí kíní wọ́n tún ṣàdúà yìí mo fẹ́ bẹ̀rẹ̀ tọkọláyé pẹ̀lú ìyàwó mi ìrọ̀rọ̀ ọba ò lé mi àti ìyàwó mi lésù jìnà

obìnrin tó lọ bá jọgbọ́n ọkọ rere fún ìgbádùn náà pọ̀ kò sí fowó rà ẹ̀rì tí ìyàwó ọ̀káyòkè ọkọ ọ̀káyòkè torí dẹ̀lú gbogbo àwọn tí wọ́n fẹ́ ṣe tọkọláya pẹ̀lú ìyàwó wọn lásìkò ànábì ànábì ò gbà ìyẹn jẹ́ ìdí ẹlẹ́ẹ̀kẹ́ ìlò ẹlẹ́ẹ̀kẹta tààfi sí kí ní tààfi lọ́kọ tààfi níyàwó káwá níyàwó tán kálọ́kọ tán kí ọkọ máa fónú dùn ìyàwó ẹ̀ tàbí kí ọ máa fónú dùn ọkọ aim objective yẹn sọ àṣífẹ́ àṣífẹ́ ohun àti kùnà níbẹ̀ yẹn torí díẹ̀ gẹ́gẹ́ àsìkò pítàdù sí rẹ̀ a rí pé ọjọ́ ti lọ torí àwọn yóò béèrè question ìta àsọ ẹ̀ náà àtẹ́ntọ́sọ àtẹ́ntọ́ gbọ́ kí àsọ ká gbọ́rọ̀ ọlọ́mọdún àládàá Allah la ilaha illallah